nínú yàrá mi mo ní ibùsùn ìrọ̀rí àga tábìlì ìkàwé kọ́bọ̀dì káṣọsí rédíò alágbèéká kékeré kan kápẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní pálọ̀ àga oní tìmùtìmù mẹ́rin ni wọ́n wà níbẹ̀ tẹlifíṣàn ńlá kan rédíò ńlá kan àgò ńlá kan àti oríṣiríṣi àwòrán ara ògiri ni ó wà níbẹ̀ pẹ̀lú sítóòfù onígáàsì àti sítóòfù oníkerosíìnì wà nínú ilé ìdáná bẹ́ẹ̀ náà sì ni fíríjì àti síǹkì ohun èlò ìdáná oríṣiríṣi bíi àwo abọ́ ìkòkò ṣíbí fọ́ọ̀kì ọ̀bẹ náà sì wà níbẹ̀ ẹ̀rọ omi tọ́ọ̀bù ṣáwà síǹkì ọṣẹ àti táwẹ̀lì wà nínú balùwẹ̀.